إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن ولاه وبعد أدوك فن الله سبحانه وتعالى أترى عليكم كيف قراب فن النبي صلى الله عليه وسلم النبي ومحمد أو على ليره أو صحابه àtàwọn tí ó máa tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi já imá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ṣe wá nínú àwọn olórí rẹ̀ yíò ibi ta dé nínú tíra takhilul aynayn bí sharhi aqidati raziyayn wọn ibi tí sheikh ubaid rahimahullahu ta'ala tó ti ń sálàyé nípa ipa àwọn bidáti ìmá bá wọn ṣe ìjìnà sí wọn àwọn sàlàyé àwọn dawabit àwọn guidelines nípa bá ṣe máa pàyàn sí àti bá ṣe máa báyàn sí so wọ́n sàlàyé àwọn guidelines nípa bá ṣe máa pàyàn sí àti bóò láṣe máa báyàn sí wọ́n ni sheikh ubaid rahimahullahu ta'ala wani wa uqarriru wani mi fi rinlẹ̀ o anna ahla sunna ní pé àwọn onísunna o ahlu adlin àwọn oní dédé ni wọ́n wa qistasin àwọn oní dọ́gbandọ́gba làwọn sunna wa qistasin mustaqim àwọn olóṣùwọ̀n tó dúó dédé tí ó lábò sínú làwọn sunna ẹni tó bá sì ti bá wọn súnnà sí yíò mọ̀kún dédé ni wọ́n wọ́n ni fahum yanzuruna ila al-mukhalafati wal mukhalif wọ́n ni àwọn wọ́n ma ń wòye sí mukhalafa wọ́n ma ń wòye sí yapa wal mukhalif bẹ́ẹ̀ náà ni wọ́n ma ń wòye sí kíni ẹni tó yapa wọ́n ni fal mukhalafatu wọ́n ni sẹ́ rí yapa yẹn gangan tẹ fúnra rẹ̀ yarudunaha wọ́n dánú wọ́n ìsẹ̀ kí ni wọ́n sì fèsì fún wọ́n sì gbádànù wala yaqbalunaha wọ́n sì ní gbà wọlé bí hálìn wọ́n ní gbà wọlé gbogbo bí ò bá sì jẹ́ wọ́n ni wa yubayyinuna linnasi al-haqqa wọ́n sì sàlàyé nǹkan tí ó jẹ́ òdodo fáwọn èèyàn wọ́n ni wa kayfa wọ́n ṣe kí ni wọn ò ní gbà wọlé so wọn ò ní gbà wọlé ìyapa gangan yálà ó yapa òdodo ni ó yapa kí ni ó yapa nǹkan tó jẹ́ súnnà ni ó yapa nǹkan tó jẹ́ taqwa ni ó yapa nǹkan tó jẹ́ adabu ni ó yapa nǹkan tó jẹ́ kí ni tó jẹ́ gbogbo àwọn oríṣiríṣi ìyapa ìyapa tó yẹ pé yóò máa jẹ́ kíyàn jẹ́ aláṣìṣe èyí tí ó máa jẹ́ kíyàn jẹ́ pòkí èyí tí ó máa jẹ́ kíyàn ń bídáà èyí tí ó máa jẹ́ kíyàn kèfèrí so èyí tí ó ma jẹ́ kí a jẹ́ manáfikí so gbogbo ẹ̀ pátápátá wọn kí ń gbà wọlé wọ́n ni wa yubayyinuna linnasi al-haqqa wọ́n ma ń sálàyé nǹkan tó jódòdó fáwọn èèyàn wọ́n ni wa kayfa kanat hadhihi al-maqulatu nǹkan tó correct tó fáwọn èèyàn wọ́n ni wa yanzuruna ila al ولا يقبلونها ب... ولا يقبلوا آه... فإن كان المخالف منهم wani wọ́n ma ń wòye sí ẹni tó yapa náà ṣe kí ní ìdájọ́ tá gbé fún a sì mọ̀ pé ìyapa wọn èé gbà wọn wọlé àbí yálà wọn súnà ló sọ ní àbí kíni àbúnbídá oyé yálà ọ̀rẹ́ wọn ló sọ ní àbí kíni àbọ́ta wọn àbí so àwọn súnà ní gbà nǹkan tó bá ti jọ mọ́ mọ̀ kọ́ láfà wọn ò ní gbà wọlé láyé láyé yàtọ̀ sáwọn tí wọ́n ń kílèmù pé àwọn ṣe súnnà lónìí so yàtọ̀ sáwọn tán kílèmù pé àwọn ṣe súnnà lónìí ẹ máa rí wọn so àwọn nǹkan tí àwọn tí wọ́n tẹ́ẹ̀ ṣe rọ́dù fún nǹkan tí wọ́n ń ṣe náà làwọn tẹ́ẹ̀ yìí náà ń ṣe àwọn tẹ́ẹ̀ ṣe rọ́dù fún àwọn tán ṣe rọ́dù fún so nǹkan tí wọ́n ń ṣe so irú rẹ̀ náà làwọn tí wọ́n yìn irú rẹ̀ náà làwọn náà ń ṣe so bóòlù sọ láti pé ẹ̀yìn àwọn ẹni yìí ẹ̀ ń ṣe kíni ẹ̀ ń ṣe ọlọ́dún fáwọn ẹni lápẹ́lẹ́nsì àwọn musáfíkọ́ àwọn ìjìgbò àwọn báunbáun so wọ́n mọ̀ sọ̀rọ̀ ń pa àwọn halabi àwọn halabi láṣàkà pé ẹni anù ni wọ́n kò sí èméjì ń pa rẹ̀ àwọn gani gbogbo àwọn báun ẹni anù gbà ni wọ́n oye ṣe ẹni anù gbà ni wọ́n so àwọn eléyìí wọ́n fẹ́ dàrú umma padà lọ́sọ́kọ̀ ìfọwání kódà bọ́n kán máa kílìmù pàwọn ṣe rọ́dù fáwọn ìfọwání so in ta fẹ́ dáàlù ó mọ̀ padà lọ síbẹ̀ ni so àwọn ayá musáfíkọ̀ yìí wọ́n ma ṣe rọ́dù fún ọ̀gá ní wọ́n ma kó rọ́dù fún wọn so at the same time àwọn nǹkan táwọn ọ̀gá ní ṣe náà ni àwọn kílòkọ rẹ̀ wọ́n àwọn bàbá Ògbómọ̀ṣọ́ tẹ́ yìí tán so irú àwọn nǹkan táwọn náà ń ṣe náà nìyẹn àbí so àbí àwọn tí wọ́n gbá àwọn bàbá wo so àwọn tí ó gbá tí wọ́n mọ́ so bàbá wo yìí tí wọ́n gbá tí wọ́n mọ́ tí wọ́n yìí wọ́n tán pè wọ́n ní jọba davis 2 àdébáyé pé ah kìíní gan ẹlákùn láti pàtà tí ń pè àwọn sí ọjọ́ òlèyàn rí ti èlé ọjọ́ òlèyàn rí rò ọjọ́ òlèyàn rí rò ṣé yàn ní ìdí gbogbo lẹ́yìn kó kíyàn tó ṣe dáwà ni ẹ wá jàjàjà lórí ẹ jàwátá phase two jàwákọ̀sí jàwátá phase two ẹ jà lórí ẹ̀dì sí wọ́n pè àwọn ànábì ọlọ́run ọba wọ́n pè wọ́n jù bẹ́ẹ̀ lọ wọ́n pè wọ́n jù bẹ́ẹ̀ lọ só kọ́ dí wọn pé ẹ ká máa sí dáwà lọ ká fókọ́sì lórí pé eléyìí la fẹ́ yanjú Allahu al-musta'an ẹni tí a ti mọ̀ pé ò ní kàṣe but kò jẹ́ lójú so kátẹ́ mú kílọ̀kọ rẹ̀ nǹkan tẹ́ mú àbò mọ́ gbọ́mọ̀ ó náà ni bàbá àwó yìí sí so nǹkan tẹ́ mú bàbá àwó sí ó náà ni bàbá Ògbómọ̀ṣọ́ sí ọ̀yẹ́ so nǹkan tẹ́ mú bàbá àwó sí ó náà ni bàbá Ògbómọ̀ṣọ́ sí so bóò lẹ́sẹ̀ ń ṣe yàtọ̀ bóò lẹ́sẹ̀ ń ṣe yàtọ̀ láàrin àwọn kìíní so àṣírí wọn ti wá tú síta pẹ̀lú ìkanú wọn tó ṣe kí ni tó yàwó mọ́ wọn lọ́wọ́ lẹ́nu jọ mẹ́ta so ó yàwó mọ́ wọn lọ́wọ́ so in tó fi ṣe pé látàlá nínú àwọn àpẹẹlẹ tí yíò fi mọ̀ pé wọn ò sí lórí òdodo náà ni torí tó bá jẹ́ òdodo ni oye so òdodo yẹn máa ní sàbátì lè e lórí ni gẹ́bí Sheikhul Islam Ibn Taymiyyah sí sọ pé wọn ò mọ̀ nípa àwọn kílòkọ rẹ̀ nípa àwọn súnnà pé wọ́n fi ẹ̀sìn wọ́n láyé láyé rí so wọn ò mọ̀ nípa àwọn tó jẹ́ olórí wọn àtàwọn tó tún jẹ́ dáadáa nínú àwọn àwámù wọn ni pé wọ́n ṣe kíni wọ́n fi súnnà lẹ̀ láyé láyé ẹ wá wo ìkẹ́nà àwọn olórí ó wá lóhun fi súnnà tóhun ṣe lẹ̀ ẹ̀wọ̀n gẹ́ ìkánná àwọn olórin wọn ọwọ́ lòun fi súnnà tí tó lòun sílẹ̀ so ó di pé kí ni ó di pé ńlálà sí àwọn tó láwọn jọ́n ṣe súnnà ó bẹ̀rẹ̀ sí ń kó rìsíìtì ó bẹ̀rẹ̀ sí ń kó rìsíìtì jáde ń kó rìsíìtì jáde bá mú ẹ wo ẹ wo ẹ̀sìn ẹ wo kílòkọ rẹ̀ ẹ wo ah, lánàá fà kíyàn rí báyìí lánàá kẹ́ ọjọ́ wà papọ̀ lánàá ó sì dò ní ó sì kí ni ó sì yíjú sí wọn but àpẹẹrẹ pé orí ànùná wà náà nìyàn so orí ànùná wà so gẹ́bà tí ma ń sọ fún wọn ti pẹ́ so àmẹ́yẹgbà lágbà ìjìgbó mọ́ràn so àmẹ́yẹgbà lágbà ìjìgbó mọ́ràn nípa àwọn nǹkan míì so ọ̀tọ̀ nìkan tí ìjìgbó mọ̀ sọ ń so kódà tó bá ti sọ nǹkan míì gbangba tó bá ti rí pàwọn kíni àwọn tó ń wà pẹ̀lú wọn wà lórí nǹkan tó yapa rẹ̀ yóò sì sọ nǹkan so eléyìí àwọn nǹkan téèyàn ti jaroba pẹ̀lú rẹ̀ ni in tó yẹ kéèyàn pàtì náà ni, so kò sí nǹkan tó kàn ní ìjú kí ni personality rẹ̀ lọ so kò sí nǹkan tó kàn ní ìjú personality rẹ̀ lọ so nígbà tí wọn ò gbọ́ mọ̀ràn wọn ò gbọ́ mọ̀ràn wọ́n wá nù sí si nù sí wọ́n nù sí wọ́n nù sí lójoojúmọ́ àbòsí sì pa wọ́n pọ̀ so àbòsí pa wọ́n pọ̀ so mọ̀kọ́láfà àwọn súnnà wọ́n máa ń takò ní gbogbo ọ̀nà tó bá ti wà ní yálà wọ́n látọ̀dọ̀ ọ̀rẹ́ wọn àbí wọ́n látọ̀dọ̀ kíni wọ́n látọ̀dọ̀ ọ̀tá wọn so yí so wọ́n látọ̀dọ̀ ọ̀rẹ́ wọn ni àbí wọ́n látọ̀dọ̀ ọ̀tá wọn ni so but ẹ̀ ní ìrànwọ̀n musáfíkọ̀ yìí tó yí pé nínú kámpù wọn oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi ìran èsí yóò tẹ̀jẹ́ pé àwọn àjúrí náà tó ti yá fún wọn so wọ́n tún ti wọ́n tún ti pín kámpù ìbáṣepọ̀ tí ò lè lástì kí wọ́n lábòrò bá rẹ ní sepọ̀ nígbàtẹ́ mọ̀ pé kò lè lástì ẹ wá ń kóra yín pọ̀ ẹ wá ń kóra yín pọ̀ láti jọjọ́ yìí ẹ tún wá kóra yín sábẹ́ àwọn tí wọn ò gbá tí látara pé ẹ sáfẹ́ sí kíni ẹ sáfẹ́ lágbàlagbà kan lù yìí kọ́ ìdàtẹ́ ti gbé kalẹ̀ so wọn ò fẹ́ yapa rẹ̀ ẹ sáfẹ́ lágbàlagbà kan yìí sẹ́wọ̀n máa rí bàbá balógun yìí bàbá balógun kíṣẹ̀ ló padà dìná kí ló dìngbà wọn pẹ̀lú ọkọ̀ tó ń yálò yìí kí ló kọ yìí mo ti bàbá ọkọ̀ tó yálò ń gbà wọn so ẹmọ́ bàbá balógun o àwọn wíkú yìí táwọn Halabi wí òun náà lẹ́mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ láákàí kéèyàn pọ̀ ní láákàí gẹn kéèyàn má lẹ́rìí ó pọ̀ gan lára balógun yìí kíyàn pọ̀ nílá ráyí ráyí tí bá tí bá tí sọ̀rọ̀ báyìí bí àwọn àsáàbù ráyí àwọn àsáàbù ráyí so bí ṣe ma rí nìyàn ráyí pọ̀ jẹ̀rí lọ ráyí pọ̀ kíyàn rò pé gbogbo nǹkan lèyàn lè fèsì fún kò possible kíyàn rò pé gbogbo nǹkan lèyàn lè fèsì fún kíyàn rò pé gbogbo nǹkan lèyàn lè ṣàlàyé kò possible so ó wá kó wọn sínú àánú ó wá kó wọn sínú àánú ó wá kó wọn sínú àánú wallahi èrún báyàn fún wọn àwọn tẹ̀kìrì rọ́tù burúkú tí ń jáde látọwọ́ wọn kódà ẹ̀ní rírú rẹ̀ mí lọ́dọ̀ àwọn halabi àwọn àfilọ́lẹ̀ burúkú tó mọ́ ń jáde lọ́wọ́ àwọn musafikọ́ àwọn èjìgbò àwọn balógun ó tẹ́jú bàbé ó kọ tó lò yìí so Allah musta'an so ẹwùn kan ṣe wọn so àṣírí wọn náà tí wọ́n ń tú àṣírí wọn náà wá ń tú gbogbo nǹkan wà létò mọ́ sí báyìí yálà táwọn èèyàn fọ́fí wá padà sódodo orí almanhajjú salafi orí kìíní wọ́n ń dà padà lọ́sọ́dọ̀ àwọn dàkátírà ní in bulk àwọn èèyàn ń dà padà lọ́sọ́dọ̀ àwọn dàkátírà in bulk àbí ká máa rí pé wo àwọn kìíní yóò bá sọ̀rọ̀ kan lónìí lọ́la tẹ́nì ìkanú wọn bá kó sí ọ̀rọ̀ yóò sì yí padà so eléyìí jẹ́ qaida tó ṣe pàtàkì gan tó yẹ tẹ́yẹn ní láti wòye sí ọ̀yẹ mukhalafa èyàn kí ń so yálà ó jẹ́ lọ́wọ́ ń súnnà ni ó jẹ́ lọ́wọ́ ń bídá ni ó jẹ́ lọ́wọ́ ẹni tó páyà Ọlọ́run bá ni ó jẹ́ lọ́wọ́ ẹni so wọn ò ní gbà lọ́wọ́ ẹnìkankan wọn ni fa in kana al minhum wọ́n ní tí ẹni tó bá wá yapa tó bá yẹ pé lára àwọn ló wà lára àwọn súnnà ló wà ẹni tó yapa zallat bihi alqadam ó sàṣìṣe ni kí ní ìṣe pàtàkì ó zallat bihi alqadam kìí ṣe qadamun mazlulun da'ima zallat fi'l ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan àbí so àbó sàṣìṣe wọ́n ní zallat bihi alqadam ẹsẹ̀ rẹ̀ yí ẹgẹ̀rẹ̀ wà hádà fil qawl ó ṣe mistake bí ọ̀rọ̀ so ó ṣe mistake bí ọ̀rọ̀ mistake ló ṣẹlẹ̀ látọ̀dọ̀ ẹni tó jẹun súnnà yìí kìí pé ìbẹ̀rẹ̀ anù kìí pé ah ìbẹ̀rẹ̀ pé ó ṣe ó fẹ́ máa nù torí pé ẹlòmí náà máa ń padà nù so ẹlòmí náà máa ń padà nù wọ́n ni ah so wọ́n ní fa innahum yarudduna mukhalafatahu wọ́n tó bá yẹ pé ó sàṣe ni ẹsẹ̀ rẹ̀ yẹ gẹ̀rẹ̀ ni ó sàṣe ń bí ọ̀rọ̀ ni fa innahum yarudduna mukhalafatahu wọ́n ṣe kí ni wọ́n ṣe rọ́dù fún ìyapa rẹ̀ yẹn àwọn súnà ṣe kí wọ́n ṣe rọ́dù fún ìyapa Ah, àwọn pípù yìí chai chai chai chai chai balógun balógun ìgbà tí bàbáwo ìgbà tí bàbáwo tó sọ gbogbo àwọn kan tó jẹ mọ́ kòrúj tó sọ mọ́ gbogbo àwọn kan tó jẹ mọ́ kòrúj lórí mímbàrí tó sọ mọ́ gbogbo ẹ̀ alhamdulillah àwọn súnnà so àwọn súnnà bọ́ta so láti ṣe kí ni láti ṣe rọ́dọ̀ fún àwọn musáfíkọ̀ balógun bó ṣe jáde nù bóyá bastard àbí nǹkan ló sáà lò ó sáà lò bí gbólóhùn bastard àbí nǹkan fáwọn ohun súnnà tí wọ́n ṣe rọ́dù fún kòrójì bàbá wòyí ọ̀yẹ́ so ó ṣe ó pè wọ́n bẹ̀ bóyá so tọ́sẹ̀ kan ni kò pẹ́ sígbà wọn báyìí kò pẹ́ sígbà wọn ẹmọ òmùkọ́láfà nípa ìyapa ni látọ̀dọ̀ ẹni yìí àmọ́ torí pé kíni torí pé tó ti wà pẹ̀lú wa a máa dákẹ́ lórí àṣìṣe rẹ̀ èyí nǹkan tí ìkanú wọn tó èyí tó bẹ̀rẹ̀ sí túnà sínú síta so tó sì jẹ́ pé ìfiwọ́lẹ̀ yẹn àpẹẹrẹ pé nù orí ànù náà wà tẹ́lẹ̀ náà so àpẹẹrẹ pé orí ànù náà so ìgbà tí ó bẹ̀rẹ̀ sí túnà sínú pé tí wọ́n bá wà pẹ̀lú àwọn àwọn máa ṣe kíni àwọn máa bòó sí gbogbo àìsí rẹ̀ àwọn sì máa gbà wọlé tí ó bá ti sí pẹ̀lú àwọn ọmọ yóò di pé kí ni yóò di àwọn ọmọ túnà sí rẹ̀ síta ẹwọ nǹkan àwa ti mélé yìí ń payín so àwa ti mélé yìí ń payín ti pẹ́ ẹwà wo wọ́n wá dì nǹkan yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn halabi àwọn halabi àwọn bídá àwọn bídá àfà àwọn bídá yẹ pé ní tán fi jọ àwọn ẹ̀kọ́ nílò pọ̀ lórí kọ́ ìdá tààwùnà àti máàdìrọ̀ yìí kájọ so gbogbo àwọn kíní yìí ìdíyàn ti màmá wọn ti pẹ́lẹ̀ ni ìdíyàn ti màmá wọn ti pẹ́lẹ̀ ni mélòó mélòó mélòó gbà mélòó mélòó gbà lájòkú pẹ̀lú Ejigbo tàfà ní ìjókòó àpọ́nlé ní ìjókòó ìgbanímọ̀ràn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí tí a tún kọ́ra yẹn lọ lọ́pọ̀ láti lọ sàlàyé àwọn nǹkan mi so ọ̀tọ̀ nìkan tí wọ́n bá yín sọ ọ̀tọ̀ nìkan tí wọ́n tún bá wọn yòókù náà sọ so kí a máa sojú méjì kí a máa sojú méjì kí a máa sojú méjì gbogbo ẹ̀ ló lìlì wọn síbi tán dé lónìí báyìí tí dáwà ti ń dàrú mọ́ lọ́wọ́ so wọn ò rí àwọn kílùkọ̀ rẹ̀ wọn ò rí àwọn èèyàn lórí súnnà wọn ò rí àwọn èèyàn láti dólùmọ̀ kódà wọn ò rí àwọn èèyàn láti rìnlẹ̀ lórí súnnà ọkà wọn ṣe bala káàkiri láàrin ká bára lónìí lórí Facebook àti ká ṣe kíni àti ká ká sí yamayama lọ́la allahul musta'an so sheikh obaidi sọ pé wala yaqbalunaha bihal wọn ò ní gbà láyéláyé wọn ò ní gbà láyéláyé so àṣẹ yìí so wọn ò ní gbà wọlé so wọ́n ó ṣe rọ́dù rẹ̀ kọ́dà ìyẹn náà ń sọ fún wa ń sìn yásẹ̀ àní bá rásì sí i tẹ bá ṣe lára àwa tá ń bá yín sọ̀rọ̀ iṣẹ́ so kíyàn ṣe rọ́dù rẹ̀ kíyàn kọ̀rẹ́kì rẹ̀ oye so tó bá tíyàn bá rásì sí bí á àfá ìbátẹ́ ń sọ̀rọ̀ lánàá ẹ sọ pé báyìí báyìí báyìí báyìí so tó bá èyí tó bá bùkátà pé àkíyàn ṣe publicly kíyàn kọ̀rẹ́kì rẹ̀ àkíyàn kọ̀rẹ́kì rẹ̀ tó bá padà yá kíyàn mọ́ pẹ́ni tọ̀hún sákèsí so tí bá sì wò pé àbẹ́yà nǹkan tó bá mú jù tí ó fi sàǹfàní kí àkọ́kọ́ pé sákèsí kó gangan fún ara náà corrected so kò sí ìtí ò wọlé bó ṣe yẹ kájọ mọ́ bára wa sí ni bó ṣe yẹ kájọ mọ́ bá àbá fẹ́ di bí àwọn musáfíkọ̀ bó ṣe yẹ kájọ mọ́ bára wa sí ni wọ́n ni thumma hadha al-mukhalif lẹ́yìn náà Sheikh Ubayd wọ́n sọ pé ẹni tó sàṣìṣe yìí tó yapa yìí alladhi huwa minhum tó yí pé lára wọn náà ló wà yahfadhuna karamatahu wọ́n ṣe kí ni wọ́n bò àpọ́nlé rẹ̀ wọ́n preserve honor rẹ̀ wọ́n preserve àpọ́nlé rẹ̀ wọ́n ni wáyé sunúnà àìrọ̀lọ́hù wọ́n sì bò kí ni wọ́n bà sí rẹ̀ wọ́n bà sí rẹ̀ la ilaha illallah ah! kan ha ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá fún wọn tawfiq rárá nígbà tó ipá wọn náà kọ̀ dálẹ̀ ìsìn ọlọ́ọ̀bá àwọn náà tí wọ́n bí tí ẹ̀sìn ọlọ́ọ̀bá gan wọ́n ti bí tí ẹ̀sìn ọlọ́ọ̀bá púpọ̀ jù àwọn fítàní fítàní fítàní fítàní fítàní fítàní lóríṣìíríṣìí so ẹ rí pé khiyana àti khudlan ni wọ́n bá ló ń bẹ̀ fítàní so wọ́n dúó ní dúó bó ṣe ẹkùn wọ́n dúó bọ̀ ó padà nílẹ̀ pé kí ni ó padà nílẹ̀ pé ní táwọn afá ma ń sọ ni pé tó ń bídá bá ń ṣe rọ́dù bídá kan ma rò pé torí kó fẹ́ fi ẹran súnnà lọ́wọ́ ni o torí kó fẹ́ fi ẹran bídá tí ẹ̀ tó ń wà lọ́wọ́ tó ń wà lórí ẹ̀ lọ́wọ́ in tó fi ń ṣe rọ́dù fún bídá yẹn nìyẹn so ó padà clear pé ìdí tá fi ń ṣe rọ́dù fún àwọn halabi

tẹbá ti rí tó bá ti tan kámẹ́rà báyìí tí ó wọ́ fìlà báyìí àwẹ́ ìdí fẹ́ dá àdánwò kẹlẹ̀ sínú islamun oye tó bá ti tẹbá ti tan kámẹ́rà tẹ́tẹ́ ti tó ti dó sí kọ́nà ká tó ti tí ó wọ́ fìlà tí tó ń wọ́ṣẹ́ ti tẹ́ ẹ̀rìgbà àwẹ́ ìdí fẹ́ dá ó tó ti fẹ́ dá àdánwò kẹlẹ̀ sínú islam Fallahul musta'an so Ah, ọlọ́run ọba subhanahu wa ta'ala wà fákọ̀ wọn nítorí kùdùláàn wọ́n jàmbá dáwà lọ́wọ́n tó pọ̀ gan ha àwọn èèyàn wọ́n sábòsí fáwọn èèyàn wọ́n sábòsí fáwọn àfá àwọn kílòkọ rẹ̀ àwọn hurasu súnnà àwọn tí wọ́n ń dáàbòbò súnnà àwọn tọ́lọ́run ọba fi ń dìfẹ́ndì súnnà la hawla wala quwwata illa billah lágbàáyé àwọn mashayikh súnnà Muhammad bin Hadi kọ́yìn sí wọn àwọn afá alágbàáyé àwọn wá dìde kódà bí wọ́n sí ní mamlaka ní Libya ní Nigeria ní láwọn ayé tó pọ̀ láwọn ayé orísìírísìí tó pọ̀ tó pọ̀ tó pọ̀ ah, ah, ní pé àà ní dótàbò sí òdodo ni so àwa hawala mélòó mélòó gbà la gbìyànjú láti sàlàyé fẹ́jìbò kíní yìí àwọn kíní yìí alọ́bẹ́jìgbò pé a gíní bó ṣe rí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí ni so lẹ́ni tó ń sàlàyé fún tó ní ohun ò mọ́ ń pa kíní ẹ̀ ṣe ọ̀sẹ̀ kan ní àbí sótọ́sẹ̀ kan ṣá gbogbo àwọn kíní ẹ̀ Allahu al-musta'an ah ó jọyàn lójú gan kò pẹ́ sígbà yẹn báyìí èyí ó sì gbé jáde àwọn onáńpẹ̀ ní mùsáfíkọ̀ àwọn tán lọ sẹ̀mínà àbí kí náà pè ọlọ́n sí dáwọ́rọ̀ so tí wọ́n sì tí nímọ̀ àà ah, ah. báyẹ̀ pé dáwọ́rọ̀ kí ni báyẹ̀ pé dáwọ́rọ̀ àkílùkọ ah, rẹ̀ dáwọ́rọ̀ nihayatul mantiki wọ́n fẹ́ ṣe pé wípóyá àwọn kílùkọ rẹ̀ àwọn nǹkan tí láàkáyò lè gbọ́yé tí ó ti ẹ̀yẹ́ kí ẹmọ ọkọ̀ ọgán náà ẹ̀sìn so èyàn fẹ́ ṣe dáwọ́rọ̀ usulu thalatha fún yàn ẹwà láwọn tí wọ́n ṣe kí ni tán ní doctorate àwọn tí wọ́n ní masters àwọn tí wọ́n ti jókè kí lọ́dọ̀ àwọn àfà fáìmẹ́yẹ ọdún táwọn náà ti ń kọ́ àwọn èèyàn táwọn àfà yọnú sí kán mọ́ lọ àwọn ìlú láti mọ́ kọ́ àwọn èèyàn tí wọ́n rí nǹkan tí wọ́n kọ́ àwọn èèyàn èèyàn wá ní torí interfidi musafikọ̀ ní pẹ́kítì ni torí pé wọ́n lọ ń ṣe ẹ́ nǹkan tí fìdí sọ̀áfíkọ̀ bẹ́ẹ̀ ni nǹkan tí fìdí ní pẹ́kítì ni wọ́n lọ ń ṣe conference láì nímọ̀ ẹwọ̀n kan so ibi tí ibi tó yẹ kí wọ́n ti ronú ní ibi tí gbogbo ibi tí àwọn yẹgẹrẹ yẹn ibi tó ti bẹ̀rẹ̀ sí lágbára ní kéyẹ kókò sí before náà bọ̀ ibi tó ti bẹ̀rẹ̀ sí lágbára ní kéyàn wá pẹ́ náà padà kéyàn wá dútọ́ lọ́wọ́ bá ara wọ́n rò pé ah, àwọn ilé ìkéré lọ́jọ́ orí kò sáǹfàní tá ah, la ilaha illallah wọ́n sì ń bínú sí ẹnìkan pé kò bá wọn ṣe flyer ẹ̀rántí <laughs> allahul musta'an allahul ẹwọ́n gá so àwọn àwọn kílòkọ rẹ̀ àwọn nǹkan tí ó dó dédé àmọ́ ìgbàláwájò kó tẹ́jùgbò lórí ẹ̀ ó ní àwọn ò ń pa masala yìí pé tó bá di pé ẹ̀pẹ́sìmà yẹn ló bá àwọn tó ń pè musa àfikọ́ àwọn tó ń pè ń sọ àfikọ́ jàre sorry àwọn tó ń pè sọ àfikọ́ mọ̀ fẹ́ sọ tẹ́lẹ̀ náà so àwọn tó ń pè sọ àfikọ́ pé àwọn tó wọ́n lọ ń ṣe kọ́nfẹ́rẹ́nsì àbá àwọn sẹmínà wọ́n ṣe àwọn dáwọ́rọ̀ láì nímọ̀ so àbí gbogbo bó tẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ tí ó wọlé ó sọ rú nǹkan tó nítumọ̀ báyìí ṣẹ́wọ́n kẹ́ alọ́ ajókòó pẹ̀lú rẹ̀ ọ ní ọlọ́mọ̀ ń pa rẹ̀ so láìpẹ́ sígbà yẹn náà ló tún jáde ó tún bẹ̀rẹ̀ sí sàlàyé pé tó ń dákọ àwọn ọmọ ìyá lẹ́yọkọ̀ọ̀kan so ó ń dákọ àwọn ìyá lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan pẹ̀lú kan ó ti jábọ̀ ó ti jábọ̀ torí òdodo lọ́lọ́wọ́ wá fi ń gbé ọ̀gá tẹ́lẹ̀ against àwọn kan ní tó wà lórí àánú so yóò wá tàn ká ọlọ́wọ́ bó wà rán ọ̀sẹ̀ lórí rẹ̀ kọ ara ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ wọn ó dákọ̀ Abu Kawthar pẹ̀lú ọkọ̀ wọn ó dákọ̀ Abu Muhsina pẹ̀lú ọkọ̀ wọn ó dákọ̀ Abul Abbas pẹ̀lú ọkọ̀ wọn ó dákọ̀ èmìnà pẹ̀lú ọkọ̀ wọn ó wá pa àwọn ọ̀rọ̀ bámú Allahul musta'an wallahi ibi ta dé yìí lókàndé ló mọ́rọ̀ wá ìbàmí ma ń wà oye táyé ma ń wà tọ́rọ òní sí oye ìsìbàmí sí ma wà sí kéré tọ́rọ ayò ní sí ọ̀rọ̀ wà oye ayé sílẹ̀ ọ̀rọ̀ wọn sí wà lónìí so yí báyìí so ó bẹ̀rẹ̀ sí ń dákọ wọn ẹ ó dákọ abúkátàr ó dákọ èmi náà ó dákọ àwọn maya pẹ̀lú ọkọ̀ wá ní o pẹ̀lú ọkọ̀ wá ní o pẹ̀lú ọkọ̀ tí yẹn ń jẹ gangan ọkọ̀ tán so dákọ yàn so kí ló fẹ́ gbà ń bí ìdákọ̀ yìí tó wọ́n bá ti lálà sí wọn jábọ́ ẹ wá wò láti gbà yẹn sísìn wallahi wallahi a mọ̀ pé dáwọ̀ ó débi tí ó dé lónìí ní gbogbo wáyẹn èmi ò mọ̀ pé yóò débi tó dé lónìí so abúká sọ́rọ̀ mọ̀ pé yóò débi tó dé lónìí abúlá abbas ò mọ̀ pé yóò débi tó dé lónìí abúmọ́sínà mọ̀ pé yóò débi tó dé lónìí Abu Affan mọ̀ pé yóò débi tó dé lónìí kò sẹ́nì kankan náà ya tó mọ̀ pé yóò débi tó dé lónìí so ó ti rò pé tóun bá jáde ń gbà ohun tóun bá ti lálàsẹ́ wa khalas ẹni tí ó gbéyànga ò lè fàyàn wálẹ̀ so iṣẹ́ Ọlọ́run bá so iṣẹ́ nínú ọ̀sọ́ ìṣòṣẹ́ Ọlọ́run bá ní ìkọlọ́run bá mọ́ sí kí ni so àbòsí àbòsí ẹ̀ ló wá pa wọ́n pọ̀ ló wá pa wọ́n pọ̀ ló wá pa wọ́n pọ̀ ló wá pa wọ́n pọ̀ ló wá pa wọ́n pọ̀ a ní tó mọ́ fọ́nì ní pé ìmí inú wọn adàlà àfúrọ́dì lọ́kọ̀ọ̀kan ẹ sàlàyé ọ̀rọ̀ fitness of Africa fún ní símáì yóò yẹ ẹ jẹ́ kó dé ọ̀dà wọn yóò rẹ̀ yóò sì dàrú walladhi tawalla kibrahu ẹni tó wá dájú kọ kílòkọ rẹ̀ ẹni tó dájú kọ tó gbèrú abul kadibat la ilaha illallah la hawla wala quwwata illa billah ah ọlọ́run bá dákun mọ́sí wa lọ́nà lẹ́yìn gbà tó ti fi wá mẹ́nà tán ọlọ́run dákun òdodo yìí ọjọ́ tá bá ọjọ́ tá bá wá rífà síbi nǹkan mí tó yíyàtọ̀ sódodo yìí ọlọ́run disgrace wa kéé pé yẹn ń ṣépè reality ni torí kò sí nǹkan kan tọ́lọ́run bá gbé ẹni kọ̀ọ̀kan wá ga ẹni gbogbo ẹni tẹ́ ń jókòó yìí gbogbo ẹni tẹ́ ń jókòó yìí àtẹ̀mí tí mo ń sọ̀rọ̀ àtàwọn tí ò sí ń bí kò sí nǹkan kan tọ́nà ọ̀fẹ́ fi gbé wa ga ju pé kí ni ìmójútó dáhùn àyè lọ wallahi ọjọ́ ta bá fi pa ìwá mẹ́tì ọ̀wá mẹ́mọ́ ọmọ wájú kó mẹ́mọ́ ọ̀wá mẹ́mọ́ kò sí gbìyànjú pé ọ̀n wá mẹ́mọ́ sámúsámú lójú méjì excuse lọ́mọ mú wọn gbogbo wà so kò sí nǹkan

ẹ̀kọ́ pọ̀ ń bí àwọn níbi ọ̀rọ̀ àwọn musáfíkọ̀ bí wọ́n bá jókòó tí ẹkún padà pààyàn tí wọ́n bá jókòó tó ọ̀rọ̀ àwọn musáfíkọ̀ ẹkún padà pààyàn pé ah àwọn àgbàlagbà àwọn tán náà láwọn nílá akáyẹ̀ náà sì ṣe dáwà bọ́sùbọ̀sù báyìí àwọn tán láwọn nílá akáyẹ̀ tán pẹ àwọn lágbàlagbà tán fẹ́ ẹ̀sùn ọmọdé kátá fi ń wọ́n sì ṣe dáwà àwọn shabab wọ́n ráwọn ọ̀dọ́ wọ́n ráwọn láre wọ́n ráwọn ọ̀dọ́ wọ́n ráwọn láre ní ìráláre tó tọ́ la hawla wala quwwata illa billah tọ́ kí yàn máa kàtíyàn sí àwọn kàtàwà lójú ọ̀nà rẹ̀ ní ìrìn lẹ́yìn àwọn olùmọ̀ ẹjí ká múra sí kí yàn máa sì ẹfà ẹfà gbẹ̀lẹ́yìn àbòsí láyé láyé wallahi àbòsí nǹkan tó lágbára ní nǹkan tó lágbára gan àbòsí wọ́láì tó bá yí páwọn ìdìbò máa ń ronú ni ó yẹ kí wọ́n ó yẹ kí ẹ̀ lè ronú yálà ó ti wá mọ́ wọn ládé bí pé tánbà ti wá nótìsà sí tí wọ́n ṣe yálà kí wọ́n túbá kó mẹ́ kí wọ́n rọ̀ já àkó mẹ́ wọ́n ṣe kíni wọ́n sì fi wọn ó sì tún máa jì nínú ọgọ́ yìí wọn sí nínú àánú wọ́n sì tún máa jì nínú àánú wọn sí wọ́n sì tún jì nínú àánú wọn sí wọ́n eh ma rò pé kírókọ rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti ń sánú rẹ̀ ń sí ó ti wà lórí ojú ọ̀nà al-manhaj as-salafi ẹni kọ̀ọ̀kan mú bá so bẹ̀ láti eré ara mi yẹn so ní pé ó ti wà lórí ojú ọ̀nà al-manhaj as-salafi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ń bọ́ ṣe kí ni ọlọ́ọ̀bá bọ́ ń tawalla umuru rẹ̀ in tó ọlọ́ọ̀bá fi wá bọ́ ń ṣe yẹn wá fẹ́ fílẹ̀ ìmọ̀ ọ̀wá máa súnnà ọ̀ oh, dìfẹ́ndì súnnà má rọ́dù rọ́dù káwọn bídá ká máa gbọ̀n ká máa ṣe kí ni ká máa gbọ́ pristine ká sì máa ṣe kí ni ká máa gbọ̀n ọlọ́wọ́n ọba ló mẹ́ àìmẹ́yẹ lómi tó sì ní sleepless night ọlọ́wọ́n ọba ló nímọ̀ nítorí pristine ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ̀ dára yàn so wọ́n ni àṣẹ́kù bẹ́ ti tẹ̀síwájú wọ́n ni yahdhuna karamata ẹni tó bá yapa nù súnnà wọ́n kọ́rọ̀ dùbò yapa wọn ìwíkú ìtò wọ́n kọ́rọ̀ dù fún bó sì ṣe yẹ kárí náà nìyẹn ikhwa bó sì yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa kárí nìyẹn pàápàá jùlọ sáwàtà ń bá yín sọ̀rọ̀ ah ìbàtẹ́ ń sọ̀rọ̀ ń pa pé àwọn kan kọ̀kọ́ wà al-jannah ó dà pé ẹgbẹ́ síra wọn ah ìbàtẹ́ ń sọ̀rọ̀ ń pa àwọn sọ̀hábà bí kú anábì sallallahu alaihi wasallam sí kánwàlá ah ó dà pé sọ pé kílò correct ó dà pé sọ pé orí wọn of course àwọn àṣìṣe tí yẹn no àwọn àṣìṣe táwọn ọmọ ìyá point out kankan lélẹ́yìí bó ṣe yẹ ah ẹ ṣàṣìṣe ń bí o ìgbà tí ń so àbí ah abu ẹlákan ẹ bá sọ fún àfá pé fọ́nà àwọn obìnrin tún máa ń àwọn tún ṣe kí ni wọ́n tún gbọ́ lágbọ́ tún gbọ́ wọ́n tún gbọ́ lágbọ́ tún gbọ́ ilé ilé yóò fi ran ara àyàn lọ́wọ́ àbú àbí ha èyí tẹ́ mẹ́ ń ṣe yìí àbí èyí tẹ́ ń dánwò yìí bó ṣe kárí wọ́n ṣe kí àpánlẹ̀ rẹ̀ wọ́n sọ wọn ò ní yẹ̀yẹ́ wọn ò ní wọ́nlẹ̀ wọ́n ni wàyẹ̀ sunúnà ìrìdọ̀hù wọ́n sì bó lásìrí wọ́n ni wàyẹ̀ dùbúnà ánìhù wọ́n sì dìfẹ́ndì rẹ̀ wàyẹ̀ kòlúnà na'am wọ́n ni bẹ́ẹ̀ ni nùkírù bí annahu akhtọ́ àfi habibuna a nífẹ́ rẹ̀ walakinna al-haqqa ahabbu ilayna ṣùgbọ́n a nífẹ́ òdodo jùlọ àwọn náà fi ìrìnlẹ̀ pọ́sà ìsin a sì nígbà àṣìṣe yẹn wọlé oye so a nígbà àṣìṣe yẹn wọlé a tún ṣe òun ló wọ́ kù sí lọ́wọ́ bí ó bá gbà àbí bí ó bá sọnù wọ́n ni mithlu ma qala ibn al-qayyim rahimahullah irú èyí tí alimami ibn al-qayyim sọ fi abi ismail al-harawi nípa Abu Ismail al-Harawi rahimahullah wani qala sheikhul islam habibun ilayna wani sheikhul islam al-Harawi wani a ẹni ta nífẹ́ ni o walhaqqu ahabbu ilayna minhu ṣùgbọ́n a nífẹ́ òdodo jùlọ bó ṣe kárí nìyẹn a gbọ́dọ̀ nífẹ́ àwọn tí wọ́n ń pè wá sódodo ju òdodo gangalọ ìdí ma nífẹ́ wọn torí òdodo náà ni òjò tán bá sì ti fi olódò yẹn lẹ́ẹ̀lẹ́ ìfẹ́yẹn náà ṣe kíni ìfẹ́yẹn náà kò náà nìyàn ṣẹ̀dákùn bó ṣe ẹ ká bára wa sí ni o ikhwa àpẹẹrẹ pọ̀ lára àwọn musáfíkọ́ àpẹẹrẹ pọ̀ lára ìjìgbò àpẹẹrẹ pọ̀ lára kíni lára balógun àti àwọn èyí tó jáde láàrin wọn èyí tó kọ́rọ̀ so wani thumma in kana hadha al-mukhalifu min ahli al-bid'ah sheikh bẹ́ẹ̀ tẹ̀síwájú pé tẹni tó bá wà yapa tó bá wà nínú àwọn bid'ah fa innahum wani àwọn a'ani ahli as-sunnah àwọn sunnah idha kanat lahum as-sawlatu wal wani wash-shawkatu qawiyya wal kaffatu rajiha wani tó bá lágbára gbogbo nǹkan tán sọ ìtàn bá sà lágbára náà tẹ́sẹ̀ bá sì ní فإنهم يهينون أهل البدع أو بولون تي شيخ بيدي لو فإنهم كني فإنهم يهينون أهل البدع wo yẹpẹrẹ ń bídà ní èyí ma ń yẹpẹrẹ ń bídà ní oníbídà tí ń pèpè sí bídà rẹ̀ tó ń òkú la hawla wala quwwata illa billah ẹwọ táwọn bídà ń sọ nípa Ọlọ́run Ọba àbí káwọn súnnà káwọn náà wá sí kíni káwọn kùn láàrẹ̀ ìbẹ̀lẹ̀ ti wá rí ẹni tí ó kùn lá Ọlọ́run Ọba tí ó kọ́ Ọlọ́run Ọba kún tí ó kò jíṣẹ́ rẹ̀ kún tí ń lálà sí àwọn sọ̀hábà nẹ́bì àwọn súnnà wà dìde sí pé á ẹni ànù àwọn súnnà dìde sí so ìbẹ̀lẹ̀ ti wá rẹ̀ nìkan yóò wà mọ́ ní ẹ̀ hikma so rí àti wọ́ hikma rẹ̀ àti wá àti hikma hikma burúkú tó ọlọ́run tó ń sọ yẹn torí pé hikma tún ṣe ìtọ̀ níyà lélẹ̀ hikma ṣe ìtọ̀ nílélẹ̀ so ibẹ̀ láti rẹ́lòmí níbi tàti ṣe kíni tàti táwọn súnà ti ń dúó tí tí wọ́n ń gbógun ti kíni tí ń gbógun ti ẹni sí ń takọ ọlọ́run ọba tí ń takọ ìkánú àwọn ṣàáyìrò so in tí ó sì ah, ò ó gbà pé tó ṣe ò dáa tó wáyé pé ó gbà pé ohun tó ṣe ò dáa ni ọ̀ ní sọ́ntọ̀nsọ̀ yìí àti ìrorí pé ká sáà blame àwọn èèyàn méjèèjì tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí kí ẹ sáà blame àwọn èèyàn méjèèjì ó ti mọ́ Yorùbá láà ìwà náà lẹ́sà gbọ́dọ̀ blame kódà kó ipẹ́ ẹnìkan ò ṣe kí ni bàárí 1000% ni ìwọ náà kí tó orin sásìkò ohun ẹ̀wọ̀n gan ìwọ́n náà kírítọ̀ rìn sásìkò kírítọ̀ jáde láàárọ̀ ẹ̀hùn kí so ìwà Yorùbá pé kásà blame pé kásà blame àwọn méjì wẹ́rẹ̀ sàálù lèyàn fi gbọ́dọ̀ mọ́ bá nǹkan sí àti alkristosul mustaqib wọ́n ní fa innahum yuhinuna ahlal bid'ah wọ́n láwọn súnà wọ́n yẹ̀yẹ́ wọ́n yẹpẹrẹ àwọn bid'ah ni òun náà ń yẹ̀yẹ́ sí ọlọ́ọ̀bá ó fẹ́ da ẹ̀sìn ọlọ́ọ̀bá rúnà wọ́n ni wa yakhshawna an yajurra bit-tahdhiri minhu mafsadatan ala da'watihim wọ́n at the same time wọ́n ma bẹ̀rù an yajurra bit-tahdhiri minhu wà bí wọ́n ma ṣe kíni wọ́n ma páyà pé táwọn bá ṣe kíni táwọn bá kílọ̀ igéǹsì rẹ̀ kó mọ́ wọ́wá fún dáhàwà wọn àwọn aburú lórí dáhàwà wọn kó mọ́ wọ aburú wá fún dáwà àti wọ́n mọ́ lo masalih wọ́n mọ́ wo masalih àti mafasid tàbá sí rọ́dù tàbá sí jẹ́kìnì tàbá ń kó fáwọn èèyàn àwọn tó tọ́ sí àwọn bídá tí wọ́n kùn lẹ́ ọlọ́wọ́ bá tí wọ́n láà nẹ́bí rẹ̀ tí wọ́n kùn sàábé èèyàn lálàsí àwọn sàábé kò wá nígbà lálàsí so wọ́n ni wa yakhshawna an yajurra bi tahdhiri minhum mafsadatan ala da'awatihim at the same time wọ́n ma ń páyà pé káwọn sí kíni káwọn wọ́n against rẹ̀ kó má mú aburú wá fún dáwà wọn that is kó má padà di pé kíni yóò ṣe yóò fi òpin sí dáwà oye gẹ́gẹ́ bí àwọn àdánwò oríṣiríṣi tọ́lọ̀wà subhanahu wa ta'ala tó fi ń kan dáwà so àwọn àdánwò àwọn àdánwò oríṣiríṣi lọ́tún lósì lọ́tún lósì walhamdulillah adúpẹ́ fọ́lọ̀wà subhanahu wa ta'ala a sì ń bẹ lọ́wọ́ subhanahu wa ta'ala kó túbọ̀ súnmọ́ ṣe sùúrù fún wa kó túbọ̀ tún máa fún wa ní sùúrù jàre kó túbọ̀ jẹ́ ká máa ṣe kíni ká máa jẹ́ onísùúrù ká lè máa ṣe sùúrù ká lè máa ṣe kíni ká lè máa ní ìdóṣinṣin nígbà táwọn fìtínà bá dé fìtínà kan ló ti ṣẹlẹ̀ láìpẹ́ yìí ọ̀dọ̀ ọba nìkan náà sí ń padà sí kóran dáwà yìí lọ́wọ́ ọ̀dọ̀ ọba nìkan náà ń padà sí kóran dáwà yìí lọ́wọ́ so ẹwọ àwọn ikhwa tí dáwà yí báyìí ń lọ fìtínà ọ̀pọ̀ fìtínà ni títí tó ń kálùkù fi padà lọ bọ́lọ̀wọ́ bá kọ́lọ̀wọ́ bá kó sí àwọn tí ó ṣe kíni àwọn tí ó tún lè mú dáwà yìí tí wọ́n mọ̀ bá lọ tí ó fi di pé gbogbo ìlú yóò padà gba dáwà yìí tó fi di pé gbogbo Nàìjíríà pátá yóò padà gba dáwà yìí kọ́lọ̀wọ́ subhanahu wa ta'ala kó sí ẹbẹ̀ fún wa so wọ́n ni fa in ah, ṣe ji wọ́n lágbé mo ti fò ok mo ti fò ibi tí mo sọ pé yakhshawna mo ti fò wọ́n ni fa innahum yuhinuna ahlal bid'a wọ́n ni wọ́n yẹ yóò bid'a wọ́n ni wa yushannuna alayhim nakir wọ́n ṣe ala man ra'awhu yalinu ma'ahum wọ́n lè lórí ẹni tó bá ṣe kíni tó bá ń ó ń ṣe sìmẹ̀sìmẹ̀ pẹ̀lú àwọn bid'a èyàn lálà sí àwọn sọ̀hábà nẹ́bí ọlọ́nsẹ̀tì microphone fún o ń ṣí ẹ̀ o ṣí ẹ̀fẹ́ ni tí ń lálà sí àwọn sọ̀hábà nẹ́bì o ṣí ẹ̀fẹ́ ni tó jẹ́ kíni tí ń pọ̀ tí àwọn príncipù burúkú láti fi da islam rú príncipù jámù ibn sọfọ́wàn príncipù bishiru mirizi príncipù abu muhammad abdullahi ibn sa'id ibn kullab eh? príncipù ash'ari síwájú kó tó sí tawba so àbí príncipù sayyid kutub principle Hassan Banna principle Safar Hawali principle Salman Auda principle Ali Hassan Al-Halabi hewuka so èyí wọ́n ma wọ́ra àbí ọ ma ṣí ẹ̀ fún ọwọ́lọ́ ní ọ̀ọ̀ sí papọ̀ pẹ̀lú rẹ̀ ọ ń lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn gbàtàn sí kíni lẹ́yìn gbàtàn ti decide pé nǹkan táwọn fẹ́ ma sí nìyẹn oníbídá sí ni wọ́n kìí sún súnnà o alladhi yuhfaz karamatahu o ń bí dáa ní wọ́n o so wá ní ẹ kíní ni irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sí kíní wọ́n mọ̀ ọ̀rọ̀ pẹ̀lú àwọn bídá wọ́n mọ̀ lè pẹ̀lú àwọn súnnà bí bàbá wo yìí bàbá wo báyìí táwọn súnnà bá ti sọ nǹkan báyìí yóò tún jáde ni yóò tún lálá sí àwọn súnnà kọ́lá bí i sáwọn súnnà ló sọ táwọn yẹn bá ti sọ nǹkan kan nú súnnà bàbá wo yóò tún jáde yóò jáde bó ṣe ṣe sí tó fi sọ̀rọ̀ against kíni against ní sposak dánìyàn ìsì ń wa makondoro ń wa láwà ní àwọn makondoro mẹ́rí in wa láwà ní àwọn makondoro mẹ́rí àwọn mẹ́rin wá ẹ́ àwọn mẹ́rin wọ́n wá láwà ní àwọn makondoro lọ ẹwọ̀n kan àmá àwọn súnnà lálàsí ni àwọn súnnà ọ̀rọ̀ burúkú ni ẹ wo bàbá tọ́lọ̀hún ò lọ́rọ̀ burúkú lẹ́nu kò lọ́rọ̀ burúkú lẹ́nu fáwọn bí dáa ní o ó lọ́rọ̀ burúkú lẹ́nu fáwọn súnnà o ó lọ́rọ̀ burúkú lẹ́nu fáwọn súnnà o àmá wọn bí dáa kò lọ́rọ̀ burúkú lẹ́nu fún wọn pé ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ìyá wa yìí bàbá wa ẹ́ so àwọn ọ̀rọ̀ tó ní fáwọn bí dáànù kìí sáwọn àwámù lánsọ́kọ́ so àwọn ọ̀rọ̀ tó ní fáwọn bí dáànù so àmá wọn súnnà ẹ̀ ń tí àwọn èèyàn kó nú ẹ̀sìn ibi kan nú wọn ní France àwọn mẹ́ta ń jò ní France ìjó ní àtàwọn mẹ́ta iná ni àbáwọn kan wá báwọn àwọn kan wá bá mi wọ́n ìṣẹ́ ẹ̀rẹ́ lòmí ìbá ṣẹ́mùká wọ́n ni bal yughallidhun yálà kílùkọ́ rẹ̀ yálà wọ́n súnà wọ́n ma ń lè o ala man ra'ahu yalinu ma'ahu wọ́n ma lè lọ́rẹ̀ ìtàn bá rí lórí bídá wọn wọn wọ́n ni hatta tankashifu bid'atu títí tí bídá àti ẹ̀nà òfin hàn wọ́n ni wa yandafi'u sharruhu taburu hatta tankashifa bid'atuhu wa yandafi'a sharruhu àti aburú ẹ̀ tí ẹ̀nà ẹ̀nà dànù وإن كان للمبتدعة قوة قوة الشوكة so eléyìí Sheikh Ubaydi ń ṣàlàyé fún wa bá ṣe ma bá wọn bídá lò wọ́n ti kọ́kọ́ ṣàlàyé bá ṣe ma bá wọn súnnà lò àbí èyí táwọn musáfíkọ́ fèlì mẹ́ wọ́n ṣàlàyé bá ṣe ma bá wọn bídá lò èyí táwọn kíni èyí táwọn musáfíkọ́ àtàwọn halabi àtàwọn kíni àtàwọn kí ìgbẹ́ tó bá fi sin súnnà níwò ó yẹ́ sin súnnà níwò máa bọ̀ so máa bọ̀ máa bọ̀ wá sórí súnnà wá yẹ́ sin súnnà lóògbò mọ̀sọ́ fi máa bọ̀ kò sí kankan bọ́ bá sì lè wá náà kí ló kọ rẹ̀ dún ní mọ́ ojú ọ̀nà àwọn olùmọ̀ dún ní mọ́ ojú àwọn olùmọ̀ àwọn wa àwọn olùmọ̀ súnnà àwọn olùmọ̀ jarh wa ta'dil dún sheikh al-allamatu Rabi' dunima sheikh al'allama tu ubaid dunima sheikh al'allama salih ibn fauzan al-fauzan muftinu walhamdulillah walhamdulillah wọ́n yẹ bá wọn bídọ̀ ọ̀fẹ́ so wà yá àbàlá mọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bó fẹ́ yí gáwọn kan tí wọ́n ní ń nílérò kó sẹ́ so ẹ dúró lórí táwọn olùmọ̀ yí wà kéèyàn dúró lórí nǹkan tí wọ́n wà àtàwọn tí wọ́n wà pẹ̀lú wọn lórí nǹkan tí wọ́n wà àtàwọn tí wọ́n sọ tí wọ́n sọ nínú àwọn ọmọké wọn gbogbo tó bá ti fẹ́ wà lórí òdodo gbogbo bí tó bá wà bó sì wà lórí òdodo ni torí àwọn náà fìtínà gbà wa àwọn náà sàlàyé rẹ̀ àwọn wòye sí àwọn náà sàlàyé òdodo ń pa rẹ̀ dún ní mọ̀ǹkan tí wọ́n sọ yẹn kó wá máa tẹ̀lé wọn kó máa ní ojú ọ̀nà wọn kó máa ní ojú ọ̀nà wọn kó máa ní ojú ọ̀nà súnnà ojú ọ̀nà tán wà lórí èyí pẹ̀lú rẹ̀ ló fi wà lórí òdodo wọ́n ni wa in kana lil mubtadi'ati quwwatu shawka wọ́n ni táwọn bídá ìtàn bá lágbára wa tó ìsẹ́ pé ọ̀dọ̀ wọn ni òṣùnwọ́n tì sí that is the scale tilt to their side that is eh, kílọ̀kọ̀ rẹ̀ òṣùnwọ́n ó fi sọ́dọ̀ wọn was sawlatu wal jawla agbára ó ṣe kíni ó sì wà lọ́dọ̀ wọn fa inna ahla sunnah wọ́n ni àwọn súnnà ó yata'amaluna bi raddil bid'ah wal muhdathat wọ́n ni wọ́n máa ṣe pẹ̀lú pé kọ́ máa ṣe rọ́dù àwọn bídá àtàwọn kíni àtàwọn aládálẹ̀ yẹn wọ́n ni wa yaskutuna wọ́n wà máa dákẹ́ an hadha alladhi yakhshawna satwatahu nípa ẹni tí wọ́n bẹ̀rù agbára rẹ̀ yìí bí nísìmáà nílùú wáyìí èyàn mọ̀ pé àwọn kan wà tán wà lórí bídá sámú kódà tán wà officially appointed àwọn kò tó wà officially recognized lọ́lọ́jọba ní orí èyàn wá lọ orí èyàn wá ní àà ah, kíní kan imam ẹ ma wá kírun ní kíní ẹ ma wá ṣe kíní òun bídá ní ẹlẹ́bọ ní abọ́sáré ní ọpẹ́ pẹ̀lú position rẹ̀ O pẹ̀lú kọ rẹ̀ dáwà ti tàn oye so dáwà ti tàn so àbáwọn ẹlòmí náà tó yí pé àwọn aburú wọ́n láburú tán fẹ́ ṣe dáwà wọ́n gbìyànjú kán hẹ́ndì dáwà yìí ha ọlọ́run kó mọ̀ mú adó eh, tí dáwà yìí bá sí ń gúrò sí àti ìrí kankan nínú ọ̀tá ọ̀ kọ́lọ̀ ọba subhanahu kó mú adó kọ́lọ̀ kọlọ̀bá subhanahu wa ta'ala kó jẹ́ kí dáwà yìí kó jẹ́ kó gùn jẹ́ mi wà lọ so wani wasa ta kuna a wa yaskutuna an hadha alladhi yakhshawna satuwatahu wani wo dákẹ́ nípa ẹni tán bẹ̀rù kíni tán bẹ̀rù agbára rẹ̀ wa yakhshawna an yajurra bit tahdhir minhu wọ́n tí wọ́n sì ibi tí mo fò sílẹ̀ ala da'awatihim ní kí yóò mú aburú wá wọn àdánwò ma ṣẹlẹ̀ o àdánwò ma ṣẹlẹ̀ kíyàn fi sẹ́mì kọ́lá bẹ́yà bá bá ti ẹnìkan wálé lẹ́lùmí ò lè ṣe kíni ní o ma jáde wọ́n ti ẹnìkan wálé lẹ́lùmí ò lè ṣe kíni ní o ma jáde sàdánwò ma oye so a but kí ló kọ́ rẹ̀ àdánwò àwọn nǹkan tó bá ṣe pé aburú so àwọn aburú rẹ̀ yóò pọ̀ so eléyìí èyàn ṣe kíni èyàn ma bẹ́yàn ṣe máa báwọn súnnà bọ́n ṣe máa ṣe bọ́n ṣe máa wọ́n síra wọn bọ́n ṣe máa ṣe wọ́n ma wo mọ́sádà aburú sí kíní ilé mú fún dáàwà so aburú sí kíní ilé fàwá fún dáàwà wọ́n ni wa yaskutuna wọ́n ni wọ́n ma dákẹ́ minhu mafsadatan ala da'watihim wọ́n sì máa páyà pé kí ó má mú wá pẹ̀lú pé tán bá kílọ̀ against rẹ̀ aburú lórí dáàwà wọn wọ́n ni wa yudarunahu wọ́n ni wọ́n sì máa bá lò pẹ̀lú kíni pẹ̀lú ọgbọ́n wọ́n bá Sheikh Abdul Hakim Dahas wọ́n so wọ́n ní nígbàtí Algeria lọ́dọ̀ àwọn pé àwọn restrictions pọ̀ oye sọ́rọ̀ restrictions pọ̀ kọ́lá nígbà táwọn tún wá bí wọ́n tún ní ẹ̀sì lè ṣe dáwà kò ní ìdìkankan àbá a lè ṣe dáwà kò sí kankan tó wọ́n dúpẹ́ fọ́lọ̀ sọ́níyà lọ́lọ́ àwọn pé restrictions pọ̀ tọ́jú ilẹ̀ so restrictions pọ̀ lórí àwọn gan àti lórí àwọn salafiyun generally in tẹ́ fi rí pé alhamdulillah ah allahul musta'an allahul musta'an ah kò sígbà tí sheikh al-hakim da haas wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ algeria báyìí wọ́n sì dákọ̀ fitna ibn hadi la hawla wala wọ́la sheikh sọ débi pé tí ó bá sí àwọn aládánwò tán wà ní algeria lẹ́yìn muhammad bin hadi muhammad bin hadi ò lè gbé fitna kàkà dìde so tí ó bá àwọn alazhar àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ti ba'suhum baynahum shadid láàrin nísìn báyìí o wọ́n ti ń bára wọn pọ̀ wọ́n fúnra wọn recently na gbé lístì farukusi àwọn kan tí farukusi ṣe tí ò fi lè jẹ́ súnnà wọ́n gbé jáde wọ́n ìdájà wọn kí ní ìwà lára ibn hadi ìdájà wọn kan tẹ́ sọ yìí ó wà lára ibn hadi ẹ̀wọ̀n kan so àwọn ìgbà tí mo wá ń ka lísì un àwọn nǹkan tẹ́ ẹkọ sí bí i ó wà lára Ibn Hadi náà kétẹ̀ wá pa Ibn Hadi náà kétẹ̀ pa Ibn Hadi Allahul musta'an so wọ́n ni a ah, so wọ́n sọ àwọn kankan nínú báwọn ṣe máa ń ṣe dáṣe ma wà kéfù pẹ̀lú àwọn kan tó jọ mara alamari dáhàwà sì tẹ́ fi rí gbàmí àwọn olùmọ́gbàmí láwọn olúmi so wọ́n lè mọ́ lè la àwọn tahdhir mi mọ́lẹ̀ oye àbúkọ́ yí pé masala kan àbí maslaha kan tó ti pọ́lọ̀ ọba lọ́kọ̀ dárọ̀ rẹ̀ so yí báyìí so wọ́n ni wa yudarunahu wọ́n ni wọ́n ma báàlù pẹ̀lú min usuli ahli sunnah nínú àwọn àpìlẹ̀ àwọn súnnà ni wọ́n ló wà wa hiya taqdimu dar'il mafsada ahyanan ala jalbil maslaha falyuta'ammal hadha Allahu akbar ah ẹ̀dàkùn àwọn bí ibà yìí ah àmì tó yẹ kíyàn mọ́ jòkó tí núkútọ́ núkútọ́ ni núkútọ̀ tán núkútọ́ tán so wọ́n ni ẹmọ̀ nǹkan tó ń sọ wọ́n ni wa hiya taqdimu wọ́n ni wal mudara wọ́n pẹ̀lú ọgbọ́n pẹ̀lú làákàì àwà ń sìn oríṣiríṣi àwọn èèyàn ló wà ládùúgbò àwọn ẹlòmí ò sì gbà tiwa torí bó ṣe rí nù kò yí ṣe gbogbo èèyàn ní ó gbà tiẹ̀ àmọ́ kì í ṣe gbogbo èèyàn náà ni ò ní gbà tiẹ̀ kò possible oye, ó àwọn èèyàn tó gbà tiẹ̀ lálà nítorí ìwà rẹ̀ kíyàn náà jẹ́ òun wà dáadáa àbí dáadáa tán rí lára rẹ̀ àbí ẹlòmí kan tiẹ̀ nífẹ̀ẹ́ kíni ẹlòmí kan tiẹ̀ nífẹ̀ẹ́ súnnà àbí ẹlòmí kan tiẹ̀ fẹ́ wo kí nǹkan so yóò mọ àwọn tán gbà tiẹ̀ yẹn èyàn mọ̀ bí yóò ṣe máa fa ojú wọn àwọn tí ó sì gba ti yẹnyẹn èyàn mọ̀ bí yóò ṣe máa bá wọn ṣe tí wọn ò nílé ṣe kíni tí wọn ò nílé takọ̀yàn openly tí dáwọn ó fi lè wọn wá ṣe kíni tí ó fi máa wá lọ tí ó fi máa wá lọ tí táwọn náà fi wá padà wá ṣe kíni tí wọ́n fi wá min usuli ahli sunna nínú àwọn ìpìlẹ̀ ahli sunna kí a máa fi hikima báyàn lò so kí a máa fi ọgbọ́n hikima ni pé kí a gbé nǹkan sáyé rẹ̀ ẹni tá bá dákọ rẹ̀ yóò dáwà alálẹ́ ọ̀ ẹni tá bá dákọ rẹ̀ yóò dáwà alálẹ́ ọ̀ àjọ́ tó ti ń ló ń bí bínú àmọ́pò rẹ̀ ó jẹ́ lógún gan àwọn nǹkan tó fi gba ipò yìí ó jẹ́ lógún gan ẹ rẹ̀ bí so wọ́n ni wal mudaratu min usuli ahli sunna wọ́n ni mudara wọ́n ni kí ẹmọ báwọn yẹlò so pẹ̀lú ọgbọ́n pẹ̀lú pé a kílùkọ rẹ̀ wọ́n ni nínú kùlẹ̀ sunna ni wọ́n ni wàhíyà taqdimu dar'il mafsada o ni ká gbé síwájú ká ti aburú dànù ahyana nígbà mi ala jalbil maslaha ká gbé ká ti aburú dànù lórí kíni lórí ká mú àǹfàní wa ká kọ́kọ́ ti aburú ìdànù náà lórí ká wá gbé káwá gbé ìtí aburú dànù káwá gbé lórí kíni lórí ìmú àǹfàní wá so ìtí aburú dànù ní pé kíni ẹni yìí ó ti níwa lẹ́mìnà tẹ́lẹ̀ ó láburú tó fẹ́ ṣe fún wa ó ní sùta tó fẹ́ ṣe fún wa ká ti aburú yẹn dànù kó má fi ráburú yẹn ṣe oye maslaha ní pé kíni so maslaha ní pé kíni ní pé ká dákọ rẹ̀ ká sàlàyé rẹ̀ fáwọn yẹn so òun láburú tó fẹ́ ṣe fún dáwà náà tẹ́lẹ̀ so Sheikh Ubedi sàlàyé eléyìí so ó gba ìwòye sí gẹ́ ìmọ̀ọ́ka lóòrèkóòrè wọ́n ní falyuta amal haza wọ́n ní kí yẹn wòye sílé yóò wọ́n ní wa qad bayyantu haza walillahi alhamd sheikh ubaydi sọ pé mo ti sàlàyé ilé o a gbogbo ọpẹ́ ni fọ́lọ́wọ́ ba walaysa dhalika min indi ilé yóò sì sí látọwọ́ allahu akbar allahu akbar ìrẹ̀lẹ̀ tí a máa ń rí pẹ̀lú àwọn olùmọ̀ gbogbo bá oye so ìrẹ̀lẹ̀ tí a máa ń rí pẹ̀lú àwọn olùmọ̀ ní gbogbo bá ní bal huwa mimma fahimtuhu min kitabi rabbi wa sunnati nabiyyi wọ́n ní kèése àwọn nǹkan tí mo ṣe yìí àlàyé tí mo ṣe ń pa bẹ́yàn ṣe máa bá wọn súnnà látún bí dáàlò yìí so kèése látọwọ́ mi yálà nínú nǹkan tí mo gbọ́yí nínú tírà olúwa mi ni àti súnnà òjíṣẹ́ rẹ̀ wọ́n ní wa mimma awarathnahu min a'immati súnnà àtàwọn nǹkan tá a jogú látọ̀dọ̀ àwọn ẹni síwájú nínú súnnà fi ba'di rasailina nínú àwọn kíni nínú àwọn tírà wa àwọn short tírawa àwọn tírawa tó jẹ́ tíra tó jẹ́ sókí wọ́n ni wà minha nínú rẹ̀ òní Sheikh Ubayd fẹ́ dákọ̀ tíra yìí fún wa a tíra yìí tíra tó sàǹfàní Allahu akbar Allahu akbar mọ́ rántí pé ó lá àwọn mẹ́yà kan tàjọ ma ń ka tíra yìí gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn sí bí mọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar wọ́n ní ọkọ̀ tíra yẹ ni pé alhaddul fasil bẹ́yìn mu'amala ti ahli sunnati wa ahli al-batil alhaddul fasil bẹ́yìn mu'amala ti ahli sunnati wa ahli al-batil so ilé ìjẹbù sí jẹ wallahu alam wa sallallahu wa sallam wa bára baraka ala na muhammadin wa ala alihi wa ashabihi ajma'in wa antum